الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولاه بعد السلام عليكم ورحمة الله وبركاته ilé tí ó kù tí abẹ́sọ̀rọ̀ pàwọn náà ni ayin Allah ta'ala ibo ni Allah subhanahu wa ta'ala ibo ni ó wà so eléyìí ó jẹ́ ìkan nínú àwọn belief tí mùsùlùmí tó bá lálàáfíà tó gbọ́dọ̀ ní inú nǹkan tó ma jẹ́ ká belief ó ní pé tàbí rẹ̀ lómi pé aina Allah ibo ni Allah wà yóò ní fi kulli makan yóò ní ọlọ́ọ̀bá ń bẹ níbi gbogbo nǹkan so eré nǹkan àkídà tí ọlọ́ ni ìkan tí a gbọ́dọ̀ mọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ni wípé Allahu ta'ala fawqa arshi ala sama Allah subhanahu wa ta'ala ó wà ní òkè al'arsh òkè agawala Allah subhanahu wa ta'ala tán pè ní kí al'arsh so fawqa sama ní òkè sama lọ́lọ́ ni Allah subhanahu wa ta'ala wa so kò tọ́ ká bílífì pé ọlọ́ba wà ní gbogbo ayé ló fi jẹ́ pé nǹkan tó bá fítọ́rọ̀ mú oná ni pé Allahu fi sama Allahu fawqa sama ha in tó bá fítọ́rọ̀ mú kọ́ ni pé Ọlọ́run wà gbogbo ayé ló fi jẹ́ pé tó bá fẹ́ ṣe dùá

Allahu fawquna kódà tàbí ìlọ ọmọ kékeré tó bá ti nílá aka ìdí ẹgbé aina Allah yóò wú kìbáyìn gẹ́gẹ́ bó ṣe wà níbi haditha nabi sallallahu alaihi wa alihi wasallam tí kaninu àwọn sahaba Muawiya bin al-Hakam am hadith yẹn bẹnu sahih Muslim ó lu ẹrúbìnrin rẹ̀ hmm? na hajjúdẹ̀ ti wà lórí rítkù rẹ̀ ni ó ṣe rítkù rẹ̀ ní báyìí ó túlẹ̀ kó ma lọ ní òun ló bí ṣe kàfàrọ̀ rẹ̀ ló bí ṣe tánrẹ̀ rẹ̀ ọkùnrin eh, Mu'awiya bin eh, eh, Hakam kanú àwọn sahaba ridwan la'alim wá sí sì gbá ẹrúbìnrin rẹ̀ lójú ọlọ bá nabi sallallahu alaihi ọmọbìnrin wá dí sọ fún pé aina Allah hadithin bẹni sahih muslim níbí lọ́wọ́ ó bá náwọ́ ó point wọ́n náà lórí tán bílú fi pé al-isharatu ila al-hissiyya ila as-samaa pé kíyàn náwọ́ sí sama báyìí pé ah, Allah kíyàn náwọ́ báyìí ikí ẹ̀ṣẹ̀ tó tóbi ni pé kódà àwọn mígbà pé ẹ̀kan gé ìkayẹ̀ dànù ilé ikọ̀ bàbá ńlá sọ kúsọ̀rọ̀ ni àwọn àṣáyẹ̀rọ̀ mẹ́ bọ́ ọmọbìnrin yìí náwọ́ pé ah, fi sama Ànábì ní kí wọ́n ana tawale mi ni hanta rasulullah iwọ́lu jíṣẹ́ ọlọ́wọ́ ba Ànábì ní pé fa'atik ha fa inna ha mukmina a fílẹ̀ kuma lọ mummini lele túlẹ̀ kuma lọ tó túnmẹ̀ ní pé belief tagulo ní pé allahu fawqas sama bóòlọ́ lọ́n sí wá fawqas sama òun nìkan ló ní mara in tó sàjẹ́ káwa mọ̀ nínú Qur'an o ní pé wọn ọlọ́wọ́ bá kọ́ òun yàtọ̀ gédégbé ó dẹ̀ sà separated kó ládọ́ àwọn ẹ̀dá rẹ̀ ọlọ́ọ̀bá òrùpọ̀ mọ́ wa ọlọ́ọ̀bá ni wa ọlọ́ọ̀bá ò sí ni gbogbo ayé gbogbo in ni wípé subhanahu wa ta'ala na ń pè ní na ń akida àkídà àkídà eh? ipé ma fi qalbi ghayrullah hmm, orin ta mọ́kọ̀ náà ni isbi rabbi jálàlá ma fi qalbi ghayrullah abúlé pé ma fi qalbi kí ní bẹ̀rẹ̀ ọkà mi ghayrullah tí bá ń sọlọ́wọ́ ba àti bẹ́ẹ̀ lọ báyìí Ibn Arabi àtọ́ì òun sọ pé kí ní bẹ̀ níbi àpò aṣọ níbi ọwọ́ tí bá ń sọlọ́wọ́ ba o ń bìlìbì pé ọlọ́run bá wà nínú gbogbo nǹkan àwa náà wà ní ọlọ́ọba ọlọ́run ti rọ̀pọ̀ mọ́ wa náà rọ̀pọ̀ mọ́ ni ló fi ń sọ kí wà malkhanaziru illa ilahuna kí làwọn ẹlẹ́dẹ̀ tí wọ́n bá kí ń sọ ọlọ́ọba wa àtẹ́lẹ́dẹ̀ ọlọ́run wa lẹ́lẹ́dẹ̀ náà ọlọ́run wa lọ́bọ ọlọ́run wa nìgi kódà ó ń gbà ipé gbogbo àwọn tán jọ́sìn fóòsà gbogbo wọn tán ọlọ́run ló wà nínú gíun tí fi ń jẹ́gi ọlọ́run ló wà nínú òkúta tí fi ń jókúta ọlọ́run ló wà nínú òsà tí fi ń jẹ́ òsà ọlọ́run ló wà nínú gbogbo kan tí fi so kò sí tó gbára sọ̀wọ́dá ni ẹ̀ so tó ẹkùn tí níbi líbi pé Allahu ba'inun min khalqi Allah bá wà separated kó lọ́dọ̀ àwọn ẹ̀dá rẹ̀ hmm? Allahu fawqa ibadihi

bóòlá sí fẹ́ ṣàlàyé yẹn inna Allah máa ọlọ́run bá ń bẹ alọ́lọ́ bá ń pẹ pẹ̀lú wa bóòlá sí fẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ànábì tí ń sọ fún Abu Bakr nígbàtán wà nínú ihò nínú kéèbì nígbàtán wọn kìfèrí ń lé wọn tó fi ní pé la takhaf inna Allah <clears throat> alam tara anna allaha na ma yakunu min najwa thalathatin illa huwa rabi'uha wala khamsatin illa huwa wala wala khamsatin illa huwa sadisuha so bó la fẹ́ ṣe sí àwọn àyà tó ń tọ́ka lórí pé ọlọ́ọ̀bá wà pẹ̀lú wáyé làfọ́fọ́ ẹ́sẹ̀lẹ̀ pé ìtumọ̀ ma'íyà ẹ́ ma'íyà méjì ṣẹ̀ríra tó ké ma'íyà tún bil ilmi wíwà pẹ̀lú wa pẹ̀lú ìmọ̀ alìkẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bá ń bẹ pẹ̀lú wa pẹ̀lú ìmọ̀ ìyẹn náà kì ní ma'íyà ipé ọlọ́ọ̀bá ń bẹ pẹ̀lú wa pẹ̀lú ìmọ̀ kì í ṣe kí ń pẹ̀lú wa bí záàtìhì kódà láàrù máa láàrù wiwa ya ó dẹ̀ tún ní ma'íyà tún kọ́ọ̀sọ̀ ma'íyà tọ́lọ̀ bá tún mọ́ wà pẹ̀lú àwọn ẹrú rẹ̀ látọ̀ bá ń sin irú ẹ̀nà ní inna Allaha ma'ana ẹ̀ ìtumẹ̀ ní kí ọlọ́ bá ń bẹ pẹ̀lú àbí ta'yid wa bin nasri pẹ̀lú kọ́lọ̀ bó mọ̀ kún wa lọ́wọ́ yóò sì mọ̀ ràn wá lọ́wọ́ àmọ́ kí tó ń tọ́ka lórí igi ọlọ́ọ̀bá gẹngẹ fúnra rẹ̀ ń bẹ ní àárín wa so ló jẹ́ pé ogun believe yẹn tó bá ní kó hákò nínú ọkàn rẹ̀ gbogbo àwọn àyájúta kàyẹn èyí tó ń tọ́ka lé lórí ni wípé ọlọ́ọ̀bá ń bẹ pẹ̀lú wa pẹ̀lú kí ni o pẹ̀lú ìmọ̀ rẹ̀ ní kìkín ṣe pẹ̀lú záàtù rẹ̀ náà ọlọ́ọ̀bá ń sọ ní Kùránì pé Aburahmanu ala al-arshi istawa Aburahmanu ala al-arshi istawa ọlọ́ọ̀bá ó ṣe kí ni ogun òkè al-arshi ogun lọ

kùrùsí yẹ ní sáìzẹ̀ yóò kọfà gbogbo ayátọ̀ anẹ́gbà ní pé ṣe wá rí kùrùsí yìí in comparison sí al'arsh bí ìgbàtẹ̀ bá ju abẹ́rẹ́ sínú desert ni ẹ imagine ẹkà mú abẹ́rẹ́ ẹkà sọ sínú desert ṣẹ́rẹ̀ abẹ́rẹ́ ẹgbẹ̀mọ́ ẹbí a ṣe bó ṣe gbẹgbẹ tó àti kùrù sí yíò Allah subhanahu wa ta'ala so ọlọ́ọ̀bá ṣe kí ni ó wáwà fọ́kọ̀lá arṣì kò wá tó wá tọ́ fún wa o kọmọ ní pé ah, kódà bọ́lọ̀bá ṣe wà lórí arṣì ọlọ́ọ̀bá ò sọ bó ṣe wà lórí ẹ̀ fún wa o mọ́rùn kọlọ́bá fẹ́yìntì báyìí wà in tọ́lọ̀ bá sì fún wa nínú ìmọ̀ wàláì kékeré ni so ìwọ̀n bá ìtọ́lọ̀ bá fún wa ní bẹ́ẹ̀ òun làwọ́ mọ̀ fi sọ̀rọ̀ èyí tàà bá ti rí àyà fún tààrí hadithi fún àgbùdọ̀ sọ̀rọ̀ parí ọlọ́bá wà fọ́kọ̀ arṣíhí ìtọ́lọ̀bá sọ kòránì wọ́n náà ma sọ kò mọ̀ bá ti rọ bó wá ní kéyì àkílódé bó wá ní ó ṣe báyìí ní ṣó ọlọ́tún sọ ní kòránì pé inna Allaha kataba kitaban ó kí annabi sallallahu alaihi wasallam pé inna allaha kataba kitaban qabla an yakhluqa al-khalqa fa huwa maktubun 'indahu fawqa al-'arsh ìtafẹ́lú yẹ fa huwa maktubun 'indahu fawqa al-'arsh ọlọ́ba kọ ó ti kọ gbogbo àwọn gbogbo tí ó ṣẹlẹ̀ láyé ó ti kọ ó dẹ̀ wà ní kíkọ lọ́dọ̀ ọlọ́ọba nam ìbéèrè mi wà ní pé ahalillahu ta'ala ma'ana sọ́lọ̀mọ̀ an bẹ pẹ̀lú wa a ṣàlàyé tẹ́lẹ̀ náà wà fàtọ̀ yẹsùn aṣàlàyé sheik muhammad jamil zainu wọ́n ni allahu ma'ana bi samu'in bi yasma'ina ọlọ́ba ń bẹ pẹ̀lú wa látara pé ọlọ́ba ń gbọ́ wa kó bọ́ sínú kọ̀rọ̀ yàrá kó mọ́ sọ̀rọ̀ wallahi ọlọ́ba ń gbọ́ gbogbo aburú tó ń dá sí nínú kọ̀rọ̀ ọlọ́ọ̀bá nímọ̀ nípa gbogbo ẹ̀ gbogbo ẹ̀ nígbọ́ ewé kan ní bọ́lẹ̀ lára gí ẹmọ bí bó ṣe tíwí kan kódà tó wí ó kàn bọ́lẹ̀ lára gí báyìí wà náà lọ bá mà kí wọ́n jòkó sí ibi gíbá kùmọ̀ wọ́lọ́ta ọ̀dálẹ́ ewé mi lè bọ́ tó sì nímọ̀ kéwé ti bọ́ so ìṣẹ́rí tàbá ti wá nímọ̀ kọlọ́ọ̀bá nímọ̀ nípa ogun tá ń ṣe oníkálùkù bẹ́ẹ̀ sí lọmọ tó kọ́kọ́ rẹ̀ sí ọgbẹ́ tó bá wà ń tagbangba kí ah, àwọn ọlọ́mọ ìrìmìfà

mo wà pẹ̀lú yín mo ń gbọ́ mo dẹ̀ ń rí so inshallah a ma dùn ibi ilẹ̀ ni inshallah so an bí Allah kó fún wọn kalkwa ní tawfiq so barakallahu fikum wa jazakumullahu khairan subhanakallahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh